آمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهره الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو فرابة سبحانه وتعالى أترى لكم كيات جناب فون النبي محمد صلى الله عليه وسلم أمر عليه وصحابة له أتي ببنتي ومتلي لنا له تتي أيوني في جائمة قلنا باكوسيا وناني وكان أولولي أتسواج لوني بعون الله تعالى نبي àlàyé tí a ń kálọ fúnra wa àlàyé àkídàtò rọ̀zíyàí tí a sheikh Ubayd ibn Abdullah ibn Sulaiman al-Jabiri tí wọ́n pè ó kọ tíra náà tí wọ́n pè ní Takhilul Aynayn sharhi àkídàtò rọ̀zíyàí so a ní last week aka fúnra wa biography Abu Hatim so Abu Hatim aka fún àwọn biography Abu Hatim kílá kókó Abu Hatim kílá kókó Abu Hatim a ẹnwó tíra fún ẹnwó òwúyà bù kílá kókó Abu Hatim Muhammad ibn Idris ok Muhammad ibn Idris lókọ Abu Hatim ok so a ṣàlàyé fún àwa nípa ìgbésí ayé wọn àtàwọn ẹ̀kọ́ tí ó ń bẹ fún talabul ilmi àbí talabul ilmi níbẹ̀ so wọ́n ni a tarjamatu Abi Zur'ata ar-Razi so ẹni tó kù ta fẹ́ ṣàlàyé nípa ìgbésí ayé wọn báyìí ni Abu Zur'a so Abu Zur'a ar Abu Hatim so àméjì yìí <clears throat> àwọn méjì náà ni ọ̀rọ̀ ẹgẹ́ bá ṣe sọ fún wa àméjì náà ni wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn ti sí ẹgbẹ́ ara wọn so wọ́n ni ismuhu wa nasabuhu so wọ́n ni ó kọ́ wọn àti ìran wọn wọ́n ni huwa ubaidullahi ó kọ abu zur'a ni ubaidullah abu zur'a arwazi ابن يزيد ابن فروخ مولى عياش ابن مطرف ابن عبد الله ابن عياش ابن أبي ربيعة المخزومي وهبوه عبد الكريم وني بابا أبو زرعة عبد الكريم هو خال رفيقه ما متنا أنكوني وجسي أوريا يوم abu hatim arrozi so dadi abu, eh, abu zura so tán jẹ́ abdulkarim ọkù ni wọ́n jẹ́ sí abu hatim Nisima, símọ̀ so e bí dáadáa sí ìran lọ́wọ́ wọ́n ni mawliduhu wọ́n ni gbàtán bí wọn wọ́n ni sanata mi àtẹ́yì wọ́n bí wọn ní ọdún 200 nínú àwọn àti ah, abu zura ta ló dàgbà jù nínú àwọn àtàbá hatim ta ló dàgbà jù hatim ló dàgbà jù kí ló dé Abu Hud ah bóòdà ń ṣe mọ̀kán kọ́kọ́ bí wọn síwájú wọn ah no in so ẹn kí ni kílẹ̀ fi mọ̀ kí ni date of birth ti Abu hatim 195 bẹ́ẹ̀ so wọ́n jù wọn lọ pẹ̀lú ọdún márùn-ún ẹ̀tún wọn ẹ̀kọ́ kìí sí pé ah ìwọ̀lú àwọn báwa ni ìwọ̀n ma búrú mọ́ ìbí oye ara o kò sí tó jẹ mọ́ báyìí oye so àwọn àfá tí yẹn bá ti tó yẹn bí ìmẹ̀ àbí tí yẹn bá ti jẹ́ olùbárìyàn bí ìmẹ̀ àwọn ìwò pé àpé ah, ọmọ àbúrú mọ́ ìbí yíwa mọ́ oye ara kò sí tó káwọn pẹ̀lú yẹn so wọ́n ni tọ́wàbùhù lílẹ̀ àìlìmì so wọ́n ni gbọ́n se wáìmọ̀ wọ̀ṣù yóò hù àtàwọn àfá wọn wọ́n ni tọ́lábà Abu Zur'ata wọ́n ni Abu Zur'a wọ́n wá al-ilma ima wa huwa hadathun wọ́n jẹ́ ọmọ kékeré wartahala ila al-Hijaz wọ́n ni sí wọ́n sí na jùlọ sí Hijaz àwọn Makka àtàwọn agbàgbé rẹ̀ wa Sham àti Sham wa Misr àti Misr wal Iraq àti Iraq wal Jazira àti ah, Jazira wọ́n ni wa Khurasan àti Khurasan wọ́n ni wà kátàbà ma la yusafu kathratan wọ́n sì kọ àwọn nǹkan tó ṣe pé èyàn ò lè ròyìn ní bó ṣe pọ̀ tó wa min ashhari shuyukhihi a nínú àwọn àfáàwọn òun náà ni ahmad ibn hanbal wa ahmad ibn yunus wa harmalat ibn yahya yàtọ̀ sí pé abu hatim tún ju akẹ́kọ̀ọ́ rẹ̀ Abu Zur'a kódà àwọn èèyàn tún máa ń gbọ́lá fún Abu Zur'a lórí Abu Hatim ṣẹ̀tún kẹ̀kẹ́ tún ṣe pé wọ́lá pé wọ́n tún jù wọn lọ lásán wọ́n tún máa ń gbà pé ní iṣẹ́ kí ni bó ṣe bó tẹ̀ pé wọ́n kéré sí wọn àti pé kò sínú súnnà àwọn sálàfù ẹni tó bá ti papọ̀ máwọn olùmọ̀ àbí papọ̀ máwọn tí wọ́n wámọ̀ tó wọn náà wámọ̀ tó jọ púpọ̀ ìpọ̀lọpọ̀ àwọn tó wọ́n ń kàkún ara wọn so wọ́n ni Ahmad ibn Hanbal wọ́n ni Ahmad ibn Yunus wọ́n ni Harmalat ibn Yahya wọ́n ni Khalaf al-Bazzar Rabi' ibn Sulaiman Abu Khaythama Sunayl ibn Dawud Abu Asim Abdullah ibn Dhakwan القعنبي عمرو الفلاس عيسى ابن مينا قالون وأبو نعيم وقتيبة بن سعيد وموسى بن إسماعيل وأبو الوليد الطيالسي ويحيى ابن بكير ويونس ابن عبد الله ابن عبد الله عليكم السلام وني تلاميذه ولا ما ابن عبد الأعلى wọ́n ni talamidhuhu wọ́n náà maki wọn wal akhidhuna anhu àtàwọn tán gbàmà látọ̀dọ̀ wọn wọ́n ni rawa anhu kibarul ulama wọ́n ni àwọn àgbàfà náà gbàmà látọ̀dọ̀ Abu Zur'a wa abu ya'la al-mawsili wa sa'ad ibn amru al-barda'i wa salih jazara wa abdullah ibn ahmad ibn hanbal wa abubakar ibn abi dawud ṣé wò àwọn àwọn àwọn mani àwọn next generation gbàmà látọ̀dọ̀ àwọn tó gbàmà látọ̀dọ̀ bàbá wọn so ní tó fi dá kẹ́ni tó bá ní mọ̀kóhùn náà tẹ́mà kánù so that àwọn ó ṣe kíni yóò ra àwọn mọ̀kí ó kọ́ àwọn mọ̀ so wọ́n ni wa abubakar an-naysaburi wọ́n ni abdurrahman ibn abi hatim so ma next generation tunu wa abu awanata al-isfarayini wọ́n ni wa min aqranihi nínú àwọn tán jẹ́ akẹgbẹ́ wọn tán jọ wámẹ́ wọ́n ni ibrahim al-harbi wa abu zur'ata damashqi so yàtà sí abu zur'a al-razi ẹni kan àtàn pè ní kíni abu zur'a al-damashqi oye ok kí سي المتفق والمفترق يعني أي سأل المتفق والمفترق يعني so أبو زرعة الرازي أبو زرعة كتير يجين داكو المتفق والمفترق شيء كنا ما نقول إنه ما حديث ní ما نقول إنه أبي كنا ما نقول àbí kí náà ma kí wọ́n wà ní tọ́bá kọ̀kẹ́ kẹrẹ ó kọ wọ́n jọra wọn hmm? kí ni wọ́n pè ní al-muttafiq wal-muftariq Abu Sufyan kí ni wọ́n pè ní al-muttafiq hmm? ah, ó dámi lójú pé ti kọ́ ọ̀ kọ́lá ẹ̀ ti kọ́ ọ̀jẹ̀ kan lọ abu abu sa'ad kí náà ń pè ní al-muttafiq wal-muftarik abu hud kí lè rí sí nǹkan tán ọmọdé kan ẹgbẹ́ ó kún ìwọ̀n tó ní 2,000 Ah, kò sẹ́ni kankan tó gbà ní gbogbo yín ẹgbà ẹ̀yin lẹ́ tó fẹ́ súnmọ́ yín tó correct jù so yín tánpẹ̀ ní al-muttafiq wal-muftariq òun ni tí ó kọ rọ́wí àti ó kọ bàbá rọ́wí yẹn tó bá jọ ó kọ ẹlòmí àti ó kọ bàbá rẹ̀ gẹ́gẹ́ ẹnìkan jẹ́ Ahmad ibn Hanbal àtúnwárí kíni Ahmad ibn Hanbal so ìgbà pè ní kìí ṣe pé al-muttafiq ọ̀tọ̀ rárá al-muttafiq wal-muftariq istilah ayọ̀kan náà tán lò fún nǹkan ayọ̀kan náà ni òun náà ni pé tí ó kọ rọ́wí àtókọ bàbá rẹ̀ tó wá sí kíni tó bá jọra wọn àtókọ ẹniyẹn àtókọ bàbá àti ẹ̀ ó jọ ókọ ẹlòmínà àtókọ bàbá ẹlòmínà eh, Hassan ibn Ali Hassan ibn Ali so Ali ibn Hassan Ali ibn Hassan oye so kí ní tán pè ní al-muttafiq wal-muftariq ni ok sáwàlì kílé iná kún al-muttafiq wal-muftariq sáwàlì ká kún al-muttafiq wal-muftariq eh Abu Zur'a Abu Zur'a sáwàlì ká kún bẹ́ na'am na'am a lè kàkún bẹ́ kí ló dé kúnníà nìkan ni ok tó bá ṣe pé ìlú kankan náà méjì tí wọ́n kọ́ tó jẹ́ Abu Zur'at ah kí ló yóò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn lẹ́ ní kúnníà nìkan kò ní jẹ́ bẹ́ẹ̀ àbí No, so now it is not father and this thing. So it is now Abu Zura'at al-Razi, Abu Zura'at al-Razi. Like, if we have two Abu Zura'a from, from Razi, that's okay. al-Muttafiq wal-Muftariq àní sọ bẹ́ àrí. Well, a sọ bẹ́. A sọ bẹ́. Tí násábù náà àti kúnyà bá ti jọra wọn, èyí ó pè ní al-Muttafiq wal-Muftariq. So tí ó kọ ẹni yẹn, àti ọkọ bàbá yẹn bàbá ẹni yẹn tán bá ti jọra wọn ó so àti ìwà ìnà àìlà kò bá ju ọkọ bàbá náà lọ kọ́lá kókọ gánfàdà jọra wọn wọ́n sàpadà pín àmì kan ọ̀yí so àbí kókọ kíkú ní ẹni yẹn àti ọkọ àti nasabu rẹ̀ kẹjọ jọra wọn kó sì pé kú ní àkankaná wọn jẹ́ so ìgbà yẹn náà wọ́n wọnú al-muttafiq sọlẹ̀ al-Hafiz ibn Hajar wọ́n sọlẹ̀ nínú eh, nuzha nínú nuzhatun nadhar so ní pé tí kúníà àti nasabu náà tó bá jọra wọn wọ́n ma ń káàkún al-muttafiqu wal-muftariq so wọ́n ni so ilé yóò ní bọ́ sínú al-muttafiqu wal-muftariq ó kọ lásán ló kàn jọra wọn so kúníà lásán àwọn àkọ́rọ́ ni wọ́n ni àwọn akẹgbẹ́ wọn ni so so ẹwọ bọ́n ṣe kà wọ́n kọ́ akẹgbẹ́ so nígbà tó ṣe pé ìtàn pè ní kọ̀rí ni pé àwọn tó ṣe pé wọ́n jọ ṣe musharaka fil akhdhi fi kathiri mina shuyukh àwọn tó ṣe pé wọ́n jọ kó wọ́pọ̀ níbi pé wọ́n jọ gbàmọ̀ lọ́dọ̀ àfáà tó pọ̀ lọ́dọ̀ àfáà kankan àwọn almost gbogbo àwọn àfáà tán jọ gbàmọ̀ lọ́dọ̀ wọn kankan náà wọ́n jọ jẹ́ ní tá fi máa ń mọ̀ àwọn tó jẹ́ kọ̀rí nìyẹn àtàwọn tọba kọ́ọ̀tì níbi ókè wọ́n jọ gbàmù lọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan náà ni so èyí tó súnmọ́ ni pé tọ́bá kọ̀ọ̀kan náà ló wà tẹ́bàtẹ̀ tí wọ́n mara wọn ókè akọ̀rọ̀ọ̀nì ni wọ́n oye tọ́bá mara wọn tọ́bá jọ wà ni so bọ̀ tó bá ti ń di pé ah ẹ̀rí pé èyàn ò lè gbé Imam Shafi'i sí àkílùkọ rẹ̀ ní pé akọ̀rọ̀ọ̀nì Imam Ahmad so àwọn tọ́jọ gbàmù lọ́dọ̀ wọn ó ti ṣe kíni ó ti oye so àwọn tọ́jọ lọ́dọ̀ wọn ó ti ṣe kíni ó ti yàtọ̀tọ̀ so ni Ibrahim so ẹ̀ tó wọ́n mọ̀ wọn kankan pé al àti Imam Ahmad ṣe ẹ̀ pé tó bá kọ̀ kankan náà wọ́n gbé wọn sí al sì ju Imam Ahmad lọ dáadáa gan

nínú àwọn àfá nínú àwọn àfá rẹ̀ wọ́n ti dákọ̀ àwọn àfá àwọn tẹ́lẹ̀ ok wọ́n ni harmada wa rabi' al-muradi wa amru al-fallas so wọ́n ni wa yunus ibn abd al wa ghayruhum wọ́n ni dhikru shay'in min atharihi wa mu'allafatihi wọ́n ní ká dákọ̀ díẹ̀ nínú àwọn ààyìn tí wọ́n gbélẹ̀ lọ wọ́n ní laqad khallafa Abu Zur'a wọ́n ní Abu Zur'a ti gbé kalẹ̀ ó ti fi sẹ́yìn o tarikatan azima wọ́n ní nǹkan tó gbé jùlẹ̀ tó tóbi gan wọ́n ní faminha wọ́n ní lára rẹ̀ wọ́n ní juz'u al-i'tiqad wọ́n ní abala tó fi sàrayá àkídà wọ́n ní aslu sunnati wa i'tiqad ad-din bákaná afrod so tírà afrod so wọ́n ní dalailu nubuwa wọ́n ní tírà kan bẹ́ az-zuhd so az so ad-du'afa so ẹ̀ẹ́fẹ́ lè mọ́ra wọn tí àwọn salaf ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló kọ tírà zuhd zuhd zuhd zuhd so tírà bí o ṣe ráyé wà láwọn èèyàn kọ lónìí how to get money káfàmọ́ <laughs> kọ tírà out to get money àwọn fẹ́ kọ àwọn èèyàn bọ́n ṣe dolówó pé vlog tó ń ṣe yóò náà fẹ́ fi máa wọ́n yàn so ẹ̀rí nǹkan táyé dá wọ́n ní fọwá ìrù rọ́ọ̀zíyè ṣẹlẹ̀ yóò túnmọ́ kó ṣe pé bóyá kìí sàwọn dákọ fúnra wọn bóyá wọn kó jọpọ̀ nínú àwọn àǹfààní wọn wọ́n ní al-mukhtasar àti al-musnad wọ́n ní min thana'i al-ulama'i alayhi wọ́n nínú ẹ̀yìn àwọn abdullahi ibn ahmad sọ pé qultu li abi ó ní òun bí bàbá wọn manil huffaz ó ní àwọn owó tẹ̀ náà hankan so àwọn owó náà hankan so imam ahmadu ní eh, awulayi sọ áfikọ̀ ara àbí awulayi laysa indahum ara ọ̀ wọ́n ní manil huffaz àwọn owó náà hankan so wọ́n ní qala ya ó ní ìrẹ́ ọmọ mi ò shababun àwọn ọ̀dọ́ wọn kánú indana min ahli khurasan wọ́n wà lọ́dọ̀ wa ní khurasan wọ́n ní wa qad tafarraqu wọ́n ti pín sí wọ́n ti like kìí pín pín wọ́n ti lọ wọ́n kálukú ti lọ náà rẹ̀ eh oh kánú indana min ahli khurasan bẹ́ẹ̀ ni wọ́n wá láti khurasan wọ́n ní wa qad tafarraqu wọ́n ti lọ padà qultu man hum ó ní àwọn wo ni qala wani muhammad ibn ismail wani alimamul bukhari wa ubaidullah ibn abdulkarim zakar wazi àti ubaidullah ibn abdulkarim so abu zura ni wa abdullah ibn abdulrahman so zakar samarkandi wani wa qala abu hatim razi wani abu hatim sọ pé arwa'u man ra'aytu arba'a àwọn tán lásàjẹ́ àwọn tán ní ìkóradó sáwọn rí jù àwọn mẹ́rin wọ́n ni adam ibn abi iyas wọ́n ni wa thabit ibn muhammad az-zahid al-kufi wa ahmad ibn hanbal wa abu zur'a nípa àwọn táwọn rí tán ráyé sájú àwọn èèyàn so àwọn sálàfù ma ń ka yẹ̀ ráyé sá kún ma ń kọ́bà ní so ìsìn yìí bó bá ṣe lówó tó ni ah, pé àwọn sheikh ọlọ́run tún wá ṣàánú wọn ìjá fáwọn pé wọ́n ni qala ibn Hibban wọ́n ni ibn Hibban sọ pé kana ahadu a'immati kana ahada a'immati duniya wọ́n ni ìkannu àwọn àgbàfáyé ni fil hadith níbi ma hadith ma'a ad-dini pẹ̀lú ẹ̀sìn àti ní ìkóradó ìlásàjẹ wal muwadhabati ala ala al-hifdhi àti ìtẹpẹlẹmọ́ ìmá hanka wal mudhakara àti ìmá revise rẹ̀ wọ́n ni wa tarku dúníà wọ́n ni àti ìgbáyéjù sílẹ̀ wa ma fihi an-nas àti táwọn èèyàn ṣe wọ́n ni qala adh-dhahabi adh-dhahabi sọ pé kana min afrodil alam ó wà náà àwọn ẹ̀sá ayé zaka'an ní kórí pé wa hifdhan àti ní hankan wa dínan àti lẹ́sìn wa fadla àti ní ọlá wọ́n ni qala ibn kathir wọ́n ni ibn kathir sọ pé kana faqihan a ní onímọ̀ oní àgbọ́yé ni wọ́n ni wari'an wọ́n ni ẹni tó lásàjẹ́ ni tó ní ìkúradó ni zahidan wọ́n ẹni tó jẹ́ olùráyísá ni abidan olùjọ́sìn fọ́nà ọba ni mutawadi'an olùrẹ́ra afna alayhi ahlu zamanihi bil hifzi àwọn èèyàn ìgbà rẹ̀ wọ́n yìn pẹ̀lú kó máa hàn kẹrẹ wa diyanati àti pẹ̀lú pé èèyàn ẹlẹ́sìn wa shahidu lahu bitaqaddumi ala aqranihi wọ́n ní wọ́n sì jẹ́rìí fún pé ó síwájú àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ní min kalimatihi min kalimatihi al-ma'thura nínú àwọn ọ̀rọ̀ Abu Zur'a tí wọ́n gbà wá wọ́n ni qala rahimahullah wọ́n ni wọ́n sọ pé idha ra'ayta ar-rajula wọ́n ni tó bá rí èyàn yantaqisu ahadan ó ń tẹ́mbẹ̀lẹ̀ ní kankan min ashabi rasulillahi sallallahu alaihi Qur'an òdodo ni wa innama adda ilayna hadha al-Qur'an àwọn tó sì gba Qur'an yìí wá fún wa wa sunan àti àwọn ìgbàwá annabi sallallahu alaihi wasallam ashabu rasulillahi sallallahu alaihi wasallam àwọn sahabe òjíṣẹ́ Ọlọ́run bani wa innama yuridun in ton gba lérò ayin yajrahu shuhudana wọ́n fẹ́ tẹ́m̀bẹ̀lẹ̀ àwọn tàà fi ń jẹ́rìí li yubtilu al-kitaba wa sunnah tàbí fi lè dá Qur'an àti sunnah nù waljarhu bihima haula aula kíyàn wá tẹ́mbẹ̀lẹ̀ àwọn gangan ló wá lẹ́tọ̀ sí jùlọ wa hum zanadiqa manáfikì sí ni wọ́n wa qala wọ́n ni Abu Zur'a tún sọ pé kullu man lam yatakallam fi hadha ash-sha'ni 'ala ad-diyana gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ nípa alámàrí pẹ̀lú ìmà pẹ̀lú ẹ̀sìn ìtumọ̀ ní pé níbi aljarhu wa ta'dil in ti ẹni tí Abu Zur'a ń sọ níbàyìí òun ni al-aftos al-aftos yìí wọ́n ròyìn rẹ̀ nínú àwọn kutubul jarh wa ta'dil pé wípé àgbàfáà ni kódà wọ́n ròyìn pé àwọn àwọn kìbáàrù àwọn kìbáàrù ìgbà rẹ̀ wọ́n ni wọ́n ma ń yìn gan ṣùgbọ́n lára àwọn nǹkan tó kó bá gan tí àwọn èèyàn fi mara àti táwọn èèyàn fi kákún òun ni pé kò sẹ́ni tó bọ́ lọ́dọ̀ rẹ̀ lálàsí ni so anybody anybody fire ni so wọ́n ni wọ́n ni ma ń lálà sí èyàn gan so ó fà tó fi sí pé ọ̀rọ̀ rẹ̀ wọn ò kíákó mọ́ so àbòsúnà àwọn ń sọ̀rọ̀ ń pa ẹni yìí lójọ́ yẹn so wọ́n ń sọ pé ẹwùn tọ́rọ̀ rẹ̀ padà so ẹwùn tọ́rọ̀ rẹ̀ padà so ó ti ẹ̀ ti ma ń ṣẹlẹ̀ sí pé ẹni tó bá jẹ́ jarrah so jarrah ẹni tó kákàmsá ma lálàsí àwọn èèyàn láìsẹ́rì kìní kan wọ́n ń pa àwọn ulama al-jarh wa ta'dil òun náà ni pé wọ́n wọn ní agbára gan kódà tán bá fẹ́ tí tán bá mọ̀ pé nǹkan kan wà láàrin àwọn àtẹ̀yàn personally tó wá ṣe pé ọ̀rọ̀ jarh wa ta'dil wọ̀ wọ́n fẹ́ kọ́kọ́ yàn nẹ́nà pé sáàníyàn dáadáa làwọn fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ń pa ẹni yìí

so àbí à ẹ̀yìn táwọn náà dé yìí a rí ipò òun rí jami'a lọ òun láwọn afá kéwú lọ́dọ̀ rẹ̀ so ibi tó náà dé iná bọ̀bọ̀ òun ṣe húwà pé la ilma indahu so la ilma indahu àbí à laysa bi shay ọ̀yẹ́ Ibn Hadi ẹwọ bí tọ́rọ ibn hajjina já sí so ibi kí ẹka ma jàrọ́ àwọn èèyàn láì sí ziram so gbogbo lè èyàn ò fi máa dẹ́ra rẹ̀ pé wárọ̀hùn lọ́nà bá ma fi ń gbéyàn ga kíyàn ní wárọ̀hùn kíyàn ní kóra ló pé ayìn ní fi jákù tí má fẹ́ ṣe fún yàn ní fi gbẹ̀san ẹlòmíì ẹlòmíì ń dúó <laughs> òtùrùkù ah, so láì sẹ́rì so ẹwùn kan tó sọ Ibn Hadida so wọ́n ni kullu man lam yatakallam fi hadha ash-sha'n wọ́n ni Abu Zur'a sọ pé bó ẹni tí ó bá sọ̀rọ̀ níbi alamari ala diyana pẹ̀lú ẹ̀sìn fa innama ya'tubu nafsahu ó fẹ́ kópa bára rẹ̀ so ẹni tí ó bá máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ jarh ta'dil pẹ̀lú ìpáyà Ọlọ́run ba pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run Ọba ó fẹ́ kó bára rẹ̀ ni o wọ́n ni kullu man kana baynahu wa bayna insani hiqdun aw bala wọ́n ni tó bá ṣe gbogbo ẹni tó bá ṣe pé in bẹ láàrin òun àtẹyàn in tí mo tọ́ láti sí ni so hiqdun aw bala ìkórìíra bí àdánwò kankan yajuzu an yadhkura sóhun náà ló tọ́kú ma dákọ̀ rẹ̀ ni ẹni tí tó bá kà ti ṣẹlẹ̀ láàrin ìwà àti ìyàn báyìí ẹ fún kíní o kí ló ṣe à tírí ké mi àbí ẹ fún kíní o kí ló ṣe ọya kíní mi mo sì ti nọ́mbà rẹ̀ orí so òun ma ń yàrọ̀ ní látara kíní látara ara rẹ̀ so hekadun aubada so ẹni tó bá ti pín bẹ láàrin rẹ̀ àti èèyàn hekadun ìkórira tẹ̀m̀bẹ̀lẹ̀kún aubala àbí àdánwò yẹ júùsù ayẹ̀ kọ́rọ̀ sí gbogbo ẹ̀ ló yẹ kí ẹ máa dákọ ni sí gbogbo ẹ̀ ló yẹ kí ẹ máa dákọ fáwọn èèyàn so ẹ̀yìn orí ìkanná àwọn tí wọ́n padà lẹ̀ láàrin ara wọn tí wọ́n kọkọ̀rọ̀ so anybody ẹlòmí gan tó bá bí ẹlòmí gan pé kí lẹ́ni yìí ṣe pé pé ó ní èyàn ò lè báyàn wí kí lẹ́ni yìí kàfàrà straight ni so gbogbo orú àwọn ìwà báyìí so ima jẹ́ kíyàn jábọ́ ni o kìí kíyàn di ẹni yìí lọ́dọ̀ àwọn èèyàn Imam na náà ní ọ̀rọ̀ kẹ́ ń parú nǹkan báyìí wọ́n ni kánà thauri yóò wọ́n ni ẹ̀rí alimamu sufiyanu thauri wọ́n ni wa malikun àti ma malik ya takallamuna fi shuyukhi ala din àwọn méjèèjì yìí àwọn ẹni yìí wọ́n ma ń sọ̀rọ̀ nípa àwọn àfà lórí ẹ̀sìn Ọlọ́run bá ní lórí ìpáyà Ọlọ́run bá ma fi ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn wọ́n ni fanafadha qawluhum ọ̀rọ̀ wọn bá ṣe gíní ọ̀rọ̀ wọn tàka àwọn yẹn gba ọ̀rọ̀ wọn torí àwọn ọ̀rọ̀ tán sọ yẹn ẹ̀sìn Ọlọ́run bá fi ń sọ kìí ṣe látara àfẹ́nu wọ́n ni wa man lam yatakallam fihim ala wa man lam yatakallam fihim ẹni tí bá wọ́n sọ ẹni tí ó bá wá sọ̀rọ̀ ń pa wọn ala ghayri diyana tó sì pé in sọ̀rọ̀ ń pa wọn lọ́nà tó pé kò mójútó ẹ̀sìn kò mójútó ìpáyà Ọlọ́run Ọba kò mójútó dédé wọ́n ni yarji'u al-amru alayhi alamari yóò padà dalé lórí so bí bàbá ń sàlàyé fitna ibn hadi gangan so bí bàbá ń sàlàyé fitna ibn hadi gangan yẹn gbọ́dọ̀ ṣọ́ra gan nípa àìrúdọ̀ àwọn èèyàn gan yẹn gbọ́dọ̀ ṣọ́ra gan so ittaqi da'wat al so fa innahu laysa baynahu wa bayna Allahi hijab so kò sí láàrin rẹ̀ àtọ́lọ́wọ́n bá gàgá ah, tí yẹn bá mọ̀ pé yẹn parọ́ mọ́ yẹn ah ẹni yìí sì parọ́ mọ́ mi orí so ọlọ́wọ́n ẹni tán bá sábọ̀ sí fún ni wọ́n ni tuwú fi Abu Zur'a wọ́n ni Abu Zur'a kú fi akhiri yawmin ní ọjọ́ tó gbẹ̀yìn min dhilhijja ní oṣù dhilhijja sanata arba'in wa sittina wa mi'atayn wọ́n ni ní ọdún 260 264 ní ọdún 264 so ní ọdún 264 so ọdún wo ni Abu 277 Abu Hatim tún dàgbà jù wọ́n gan lọ ẹwọ̀n kẹ so wọ́n ni wa akramahu Allahu ta'ala wọ́n ni kọ́lọ̀ bá kókẹ́ bí an amatahu wọ́n ni wa akramahu Allahu ta'ala wọ́n ni Ọlọ́run bá pán wọlé bí an amatahu ní pé Ọlọ́run bá jí kí wọ́n Ọlọ́run bá pa wọ́n mautata shuhada pẹ̀lú ikú àwọn shahidi wọ́n ni wa atlaqa lisanahu bin nutqi bi kalimati tawhid wọ́n ní Ọlọ́run bá sì jẹ́ kí wọ́n fi ẹnu wọn sọ gbólóhùn tawhid wa huwa fi naz'i nígbàtí wọ́n ń pọ̀ kàkà kú lọ́wọ́ wọ́n ní qala Abu Hatim ar-Razi wọ́n ní Abu Hatim sọ pé mata Abu Zur'ata mat'unan wọ́n ní Abu Zur'a minhu fi nazi'in wọ́n ni wọ́n lágùn wọ́n lágùn ti gbogbo erí báyìí wọ́n ni faqultu li muhammad ibn muslim wọ́n ni àwọn sọ fún muhammad ibn muslim pé ma tahfadhu fi talqin al-mauta kí ló ha níbi kí ẹ máa nú ẹni tó bá fẹ́ kú kí ẹ máa nú ní ọ̀rọ̀ wọ́n ní farofa Abu Zur'a ra'sahu wọ́n ní Abu Zur'a wọ́n wá gbé orí wọn dìde wọ́n ní wọ́n gbé orí dìde wa huwa fi naz'i wọ́n sì wà ní ibi tó ti ń pọ̀ kàkàkú faqala rawa Abdul Hamid ibn Ja'far an Salih ibn Abi Ari an Kathir ibn Murra an Mu'adh an an-nabi sallallahu alaihi wasallam wọ́n man kana akhiru kalamihi من الدنيا لا إله إلا الله أوكي من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة nípa ẹni tó bá sí pé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn òun náà la ilaha illallah yóò sì kí ni yóò wọ aljanna wọ́n ni nǹkan tí Abu Zur'a sọ gbẹ̀yìn ni but àwọn riwayati míwa tó sàlàyé incident yìí jù báyìí lọ dáadáa so wọ́n náà ni pé ẹni tó gba ẹgbàwáyà Muhammad ibn Muslim yìí ó sọ fún ah, Abu Zur'a Abu Hatim sọ pé ah, Abu Zur'a ti wà nínú nazari wọ́n ti ń pọ̀ kàkàkú ẹ̀kọ́ kan tún wà ń bí <clears throat> àwọn sálàfò kí ń sẹlẹ̀ tàn fúnra wọn ṣe rí lánà àwọn nǹkan tó máa ń fa gangbà mí tẹ́lùmí ẹ̀fí lè wí kalimatu tawhid wọ́n tó fẹ́ kú ni pé àwọn ará alé gan ò tí ìfẹ́ jíkẹ́ ẹ̀sọ́ pó ti fẹ́ kú àwọn ará alé gan ò tí ìfẹ́ jíkẹ́ ẹ̀sọ́ pó ti fẹ́ kú mọ́tí ẹ̀gbọ́rọ̀ kú wá oye so in ma ń fa lọ́pọ̀lọpọ̀ gàgán tó yí pé kódà ẹlòmí gan tó yẹ kó lè wí kalimatu tawhid kò ní wí torí pé kí ni wọ́n believe pé máa rò kúrò ìwọ ọmọ tó bá tún wá kọ́kọ́ lọ sọ fún bàbá pé ẹ máa wí kíní ní tó mọ̀ wò ní pé à ah, ó fẹ́ gun kọ bàbá tí bàbá bá lọ tẹ́ni kíní wà bá wọn sálàfù wọ́n máa tètè gbà fọ́nà ọ̀bàgẹ̀ so ti dé ó ti dé nìyẹn kèsì pé à ah, náà kíni kíni oye ara ọ̀ so ìyẹn jẹ́ aláwọ̀kọ́ ẹ̀kọ́ aláwọ̀kọ́ nìyẹn ẹ̀kọ́ lẹ́kejì ni pé nígbàtán tún wá sọ fẹ́ ní yìí Abu Hatim wọ́n sọ pé ok Muhammad bin Muslim wọ́n sọ pé káwọn lọ nù wọ́n ní kalimatu tawhid lọ́lọ́run la ilaha illallah Abu ẹwùn kí so lè tún jẹ́ ẹ̀kọ́ láàrin àwọn àfáàsíra wọn so ní pé wọ́n ma ń tijọ́ ara wọn so lẹ́ni tó jù pé wọ́n jù wọn lọ́jọ́ orí ni o wọ́n jù Abu Zur'a lọ lọ́jọ́ pé wọ́n ti jẹ́ àkọ́rọ́ ni pé kò ní

ìwà òkè rá subhanallah so bẹ́ẹ̀ ni kí ní ìmọ̀ ṣẹlẹ̀ dáadáa gan ó rẹ̀ ìlú míì gan ó rìn yóò fẹ́ yọ fìlà lórí ní pé ah kí ni àṣìbíwọ̀ ni oye so a mọ́ tó mọ́ náà so ìṣẹ́ bẹ́ẹ̀lú míì ṣe máa ń ṣe nìyẹn pé ah no kí ni so lẹ́lú míì náà ṣeré láàrin àwọn ẹyẹn láàrin àwọn ẹ̀yà rẹ̀ náà bí ó ṣe máa bá wọn sọ̀rọ̀ bí ó ṣe máa bá wọn ṣe gbogbo rú àwọn wà báyìí ò tọ́ wallahi kò tọ́ rárá ti rárá so ẹwùn kan tán sọ pé àwọn ń tijú Abu Zur'a àwọn ń tijú Abu Zur'a so àwọn ń tijú wọn báwọn sálàfù sí rí sí àwọn ni wọ́n iṣẹ́ jẹ́kà ma ń lálàsí ara wọn ma ya bóra wọn pé à ah, orí ẹ dàrú ni ah, ara o <laughs> gbogbo àwọn wa ọmọ títí àwọn ọmọ gáràjì à ah, kò sínú àwọn sálàfù wallahi so kódà ẹlòmí ìbá débi pé kò wá sẹ́ni tí ò lè ṣe sí gan

sàmùsínà ní wọ́n sọ fún wa pé ẹ ká mọ́ ó di kìíní gan àmùsínà wo wọ́n àbáwà náà sọ àbáwà ní wà ok àbáwà ní ṣe fatuwa ń bí kan yẹn àbí ẹwùmí tí tọ́rọ̀ dé ẹwùmí tí láìsí látara àìsí respect fúnra yìí wallahi ilé ìṣẹ̀lẹ̀ dáadáa láàrin àwọn obìnrin àti láàrin àwọn ọkùnrin náà nípa ìní respect fúnra yìí rárá àti rárá so èyàn sì ma ń dákẹ́ èyàn ma ń wòna látara pé èyí sí pé èyàn ń bèèrè respect fẹ́ nìkankan but nǹkan tó bá ti ń di àìbù ó ma pàkíyè sí gbogbo fúnra rẹ̀ nígbà tí wọ́n ń gbáyàn mọ́ràn pé ok irú àwọn kan báyìí ma wo ibi ìmọ̀ràn ní o ibi ìmọ̀ràn tó jọ mọ́ ìmọ̀ràn ṣẹ̀ríà ni o kéèyàn wá totally disrespect Eh, kí ni wọ́n sọ pé fatwa wo náà ń gífù ẹ̀dàkùn ẹwọ gbogbo àwọn ọ̀rọ̀ wáyìn so kò afẹ́rẹ́ kò sí respect mara kò sọ́wọ́ mara fẹ́wọ̀n kẹ́ so múrẹ̀ tí ma ń sọ gíní ti pẹ́ mú ma ń sọ ó ma ń dàbí àwàdà ní pé tíyàn bá tí tíyàn ò bá ní pé yàn ń fún àyàn respect àbíyàn rí àyàn pé àjọ wà náà ni àlẹ́fù kankan náà àjọ wà náà ni so lára àwọn nǹkan tí ó mọ̀ padà bí fẹ́ni tí ń ṣe báyìí ni pé yóò mọ̀ padà claimu tí ò ní àbí tí è ṣe tí ẹ̀ so yóò mọ̀ padà claimu tí è ṣe tí ẹ̀ pé à ah, so irú ẹni bẹ́ẹ̀ ẹ má worú obìnrin tó ti ní àwọn ah, àṣẹ fatuwa pé kọmọ hó díẹ̀ <laughs> irú ẹni bẹ́ẹ̀ ó lè padà mọ́ wò pé à ah, pé tán bá padà pé ẹgí kí ni wọ́n ti ẹ̀ nínú mọ̀ ó lè padà ní ohun tí a sọ ibùkọ́ ní gẹ̀mọ́ so torí pé ó ti ó ti àwọn tó yẹ kó ẹni tó yẹ kó respect ó ti ó ti disrespect rẹ̀ so in tó wá fẹ́ fi gauge eléhùn ni pé òun náà ṣe kí ni òun náà tó lẹ́bùn in tí yóò sì tó so ambele tàṣí èyí tó ti ẹmọ́ ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin dáadáa ibi àìkùnlá ẹlòmíga lójú ìyàwó rẹ̀ ló tún mọ́ disrespect rẹ̀ lójú ìyàwó rẹ̀ brọ́dá àti ìyàwó ń lọ ló ń bá sọ̀rọ̀ bí ìgbà pọ́ kò sẹ́ndì ẹ̀lálẹ́ o kò sẹ́ndì ẹ̀lálẹ́ méjì ń pẹ̀ ọdún bá pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀hùn gan gbogbo tí ó bá láàkà wọ́láhì kèé sọ́rẹ̀ ẹni wọ́láhì tàbá nǹkan tó ni the same thing láàrin àwọn obìnrin náà kí ẹ má ní ọ̀wọ̀ fún àyà ara kí ẹ má ní respect fún àyà ara ẹlòmí ìgan ọlá pé ó kẹ̀rẹ̀ ó rẹ̀ rẹ̀ lẹ̀ kí ẹ ma ẹ̀kú ní já mọ́ akàmọ̀ rí náà ni ẹmọ̀ dán ni ẹwùn kẹ so gbogbo àwọn nǹkan tí ó mú àpọ̀lẹ́wà báyìí kí ẹ jìnà sí so kí ẹ jìnà sí àbí láàrin àwọn obìnrin náà láàrin ọkùnrin náà mọ́ gbára ẹni mọ́ fẹ́ yọ̀ ọ̀sẹ́ síra ẹni ah, ìmọ̀ ṣẹlẹ̀ <laughs> ìtumọ̀ ṣẹlẹ̀ láwọn ọgbà mí táwọn brọ́dọ̀ fẹ́ mọ́ yọ̀ọ̀sẹ́ síra ń fa àmọ́ fẹ́ yọ̀ọ̀sẹ́ síra ẹni so gbogbo àwọn kan báyìí wọ́lọ́ ìkọ̀ sí tó ẹwọ́ ẹ̀kọ́ yìí látara Abu Hatim sí Abu Zur'an àwọn ò fẹ́ sọ fún àwọn ò sọ fún ẹlòmí òkun láò kódà tẹ́lòmí bá náà sọ fún ẹ sọ fún bẹ́yìn ò lè lọ ìmí ó lọ so ó ti wá di pé in tí in tí àwọn obìnrin fi ń ma pé wọ́n jura wọn lọ nínú mọ̀ wọ́n ní pé ẹni tó bá lásàjù tó lè confront àwọn èèyàn pé ẹn kí ni fatwa rẹ̀ mú wá in tá fi ń mẹni tó nímọ̀ jù ń sí nìyàn ẹwọ̀n kẹ ah, èyàn kàn mọ́ dákẹ́ èyàn mọ̀ wọ́n ni èyàn padà èyàn mọ̀ wo bí tí ó so ah, nígbà tí èyàn bá ti gbà so ilé ìjẹ́bù sí jẹ́ nípa ọ̀rọ̀ Abu so Abu Hatim sọ páwọn olè lọ Muhammad ibn Muslim wá ní òkè ní táwọn ó ṣe ni pé àwọn ó ka ìsinadi níwájú Abu Zur'a ẹtún wò wọn ò tún kó wọn ò tún wá kófà sẹ́yìn pé àwọn olè lọ kán tún wá fi dáadáa lẹ̀ kó <laughs> so wọn ò tún sọ pé àà ah, bí ó bá kú àbáwọn sálàfù sí rí nìyàn kéèkéé pé wọ́n wọ́n okó ti gbà ọmọ kí wà náà tẹ́lẹ̀ bá fẹ́ máa lọ kó máa lọ madrasa yóò fi kún sí ní ara ọ̀ kí ṣe báwọn sálàfù sí máa ronú ti wà ní so wọ́n ni ok ẹjẹ́ ká ìsinádì níwájú rẹ̀ so èyí tún jẹ́ ẹ̀kọ́ pé àwọn èèyàn tó nìkan ṣe lèyàn máa ń bá rìn àwọn èèyàn tó nìkan ṣe àwọn èèyàn tó jẹ́ onímọ̀ tán wá ìmọ̀ máa ń mú lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn tó nìkan ṣe so tí àbúzúrà ò bá láwọn ọ̀rẹ́ tí wọ́n há dìsì tó bá ipò kọ pléyà náà wọ́n há bóhùn sí ma dá ókọ lígì ókọ lígì lẹ́ níwájú àbúzúrà <laughs> níwájú àbúzúrà náà ni ẹwùn kẹ tó bá ipèrò àwọn ọ̀rẹ́ tí wọ́n ní náà ni wallahi hakíkọ̀ mọ́ sí ma dá ókọ lẹ́ níwájú wọn náà ni so but ọ̀nà pé àǹfàní tó tún wọ́n bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá tún mọ́ rẹ̀ gan ẹni tó tún ní nǹkan sí ní kíyàn mú lọ rẹ̀ torí tó ẹ̀pẹ́ ayé sí ni sẹ́ni tí ó ha ìsinẹ́dì kankan sóhun ní orí ìsinẹ́dì kà níwájú yàn wọ́n ẹgbẹ́ ìkàwùkà ní ọ̀lọ́ kà ni so àwọn ẹ̀kọ́ ńlá ni pé ẹni tó ní nǹkan ṣe lèyàn máa ń bá ṣe so ẹni dà pé àwọn eléyìí ní nǹkan ṣe nítòótọ́ àwọn eléyìí státọ́sì státọ́sì kákọ́sì kákọ́sì làwọn eléyìí ń bá ká kákọ́sì pé ẹni tó bá lè ẹni tó bá lè gbó wọn lẹ́nu jù pé ẹ lọ bá wọn kí ló dé tá gbọ́dọ̀ sí kí ló dé tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ gáà mo ti ẹ̀ <laughs> àmúsínà gan tó bẹ̀ kan bá sọ kíní èyàn kan dára ah, ṣẹ́rí gbogbo àwọn kan báyìí yóò kàn máa wò báyìí ni <laughs> èyàn gbọ́dọ̀ máa bá ó ti di láìfù ti di pé èyàn gbọ́dọ̀ máa bá yàn pùn kan pọ̀ wallahi bí láìfù ṣe rí ni ẹ̀hùn ẹ ma ti sọ nǹkan tó máa tẹ́ bá ti ní kò rí bẹ́ẹ̀ tó ọ́dá mú ti bọ́ so ẹlẹ́ jẹ́ lára àwọn àyìnkẹ́kẹ́yàn jẹ́ ni tí àwọn tó ní nǹkan ṣe tó tọ́ ní kéyàn máa bá rìn wallahi sàwọn tó ní nǹkan ṣe ní tòótọ́ wọ́n lè máa gbàyẹn márùn pa ìgbésí ayé so bẹ́ẹ̀sì ni wọ́n lè jẹ́ ọ̀rẹ́ gidi fún yàn nígbà tí yàn bá fẹ́ kú so torí eléyìí ló ṣe pàtàkì jù ẹ wo àǹfààní tí Abu Zur'a rí jẹ́mbẹ̀nsì so nígbà tí wọ́n wá tí wọ́n adéwájú Abu Zur'a Muhammad ibn àbúzúrà àwọn arí pé gbogbo wọn rántí àbúzúrà àwọn agbé ìsinadi yẹn láti bẹ̀rẹ̀ wọ́n wá gbé wọ́n wá gbé débi pé àmọ̀ádìn àninàbí sallallahu alaihi wasallam man kana áhìrù kalamihi la ilaha illallah wọ́n ni bí ha yẹn ni àbúzúrà àti gbẹ̀mìmí kódà wọ́n ni wọ́n wí dákọ̀rà aljanna gan ibi ibi ha yẹn ibi la ilaha illallah ibi ha yẹn ni wọ́n ti gbẹ̀mìmí sẹ́wọ̀n kẹ́ so àǹfàní àǹfàní kíyàn lọ́rẹ̀ rẹ̀ nìyẹn so tí ìṣẹ́ni tí ó ma tí o ma ròyìn lẹ́jọ́ bóyá obìnrin ni èyàn kó rẹ̀ bà tí àwọn tó wọ́n bá èyàn tó wọ́n wà lọ́lé èyàn tó fẹ́ sọ ni pé èyàn tó fẹ́ mọ́ tí ń ṣẹlẹ̀ lọ́rẹ̀ dẹ̀ pé kò tí ẹ̀ ní kí wá ní kí ní ṣẹlẹ̀ kí ó rẹ̀ ibi títí ma ń bẹ̀rẹ̀ ní pé ká kọ́kọ́ ti àwọn introductions kankan wọlé so ká mọ̀ fọ̀rọ̀ ká mọ̀ safety sáà ká mọ̀ fọ̀rọ̀ wẹ́ni lẹ́nu wò ní tí ẹ̀padà ó dà pé ẹ̀padà bá àbúkí ní wálé kí ó ló jọin mo rí pé ṣe èsì pé bóyá ẹ lọ sọ́spítù ẹ̀dàpẹ̀wọ̀n kẹ́ ṣe èsì pé bóyá ẹ lọ mí tí ẹ̀wọ̀n pé bóyá ókè àà náà àbí àmì tí ẹ̀padà ní pé wá ẹbá àbúkí ní wá pé ẹ̀mọ́ ṣe èsì pé ọ́spítù lẹ lọ ṣá ẹ̀wọ̀n kẹ́ kásà mọ́ àwọn ẹjọ́ tí ó in tí tó fi sọ pé liqa'u nnasi laysa yufidu shay'an liqa'u nnasi laysa yufidu shay'an siwal siwal hadhayani min qilin wa qawlin so liqa'u nnasi laysa yufidu shay'an siwal hadhayani min qilin wa qawlin kí ẹ máa pàdé àwọn èèyàn kì í ṣe èèyàn láǹfààní kankan yàtọ̀ sí qilin wa qawlin kele ìwí tọ̀hún wí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ pàdé àwọn èèyàn wallahi ẹjọ́ ni yìí táwọn sálàfú fi tán fi bọ́lá fún kíyàn máa dáwà tó bá ti wá wọ́n ni wà aqlil min liqa'i nnasi illa díkù níbi ìmọ̀ pàdé àwọn àyàfi li akhdhil ilmi àyàfi tí wọ́n bá fẹ́ gba ìmọ̀ aw li akhdhil ilmi aw li hasli so ní pé àbí kí àbá fẹ́ ṣàǹfàní kẹ̀kẹ́ oye so àáwùlì islahi hali àáwùlì sọláhi hali lè ákìdìlì ilmi àáwùlì sọláhi hali oye so lè ákìdìlì ilmi so kíyàn díkù níbi ìmọ̀ báwọn ìmọ̀ fẹ́ báwọn èèyàn pàdé bó ní ó ṣe ṣe pé hámùyàn ní pé kásà mọ́ àtúfẹ́ pé jòkó kan bó ní ó ṣe pé hámù tí èèyàn gbé èèyàn tún wá ní gbóyà débi pé èyàn fẹ́ ká dáhùn mọ̀ pé ẹni tí òun rọ́yá ahamilu rọ́yá ti ìjìtì máa lòun pé àwọn gbọ́dọ̀ wádìí tí ò fi gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní so kọ́nà wá kó ṣàánú wa so gbogbo àwọn nǹkan tí èyàn láhàrọ̀ nínú àwọn wà wallahi tí ò bá mọ́ rárá ni wallahi kìí ṣe ọ̀rọ̀ àwàdà rárá àti ara in tó yẹ kí èyàn pàkíyèsí ara rẹ̀ sí ni so in tó yẹ kí èyàn pàkíyèsí sí ni ẹlòmí gan mọ bọ́mọ̀ ya sọ̀rọ̀ bí ọ̀pẹ́ má lọ má ṣe má débẹ̀ o tó bá má lọ ní tí mo fẹ́ gbé fún ìjọba lọ ah, ló ń ké ma bí wà pé ọmọ kékeré ni but ẹni kejì bóyá látara wáràrù látara kó òun wò pé ẹ̀ bó sì máa ló lọ nánu so látara bẹ́ òun wò pé òun ò ní sọ̀kẹ̀ so yẹn búdọ̀ kódà ẹni tí ò tóyàn kéyàn fún ní respective ẹni tí ò tóyàn kéyàn fún respect so yarhamukallah so kọ́nà wà ṣe wá lẹ́ni tí Ah, wàláhì ẹ̀kọ́ kọ́ pọ̀ gan níbi àwọn fítàní Ibn Hadi gan so tó bá yí pé a máa mú ẹ̀kọ́ bí àwọn kẹgẹ́ ọ̀ ẹ̀kọ́ pọ̀ gan ẹ wo kódà àwọn ẹ wo àwọn àwọn tó ń ju àwọn àwọn tí fítàní ṣẹlẹ̀ sí lọ ẹ wo àwọn Sheikh Salim Ba Mihriz ẹ wo àwọn tó ti pé wọ́n ti dàgbà wọ́n ti dàgbà bọ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ẹ wo àwọn Sheikh Abdulgani ẹ̀wọ̀ Sa'd ẹ wo àwọn tó ti dàgbà wípé wọ́n yìí wò pé ah so wọ́n ò ṣe máa wò pé ah àwọn tí bin hadi sọ̀rọ̀ sí àwọn kéékèèké ní àwọn bídùn àrbàáyìn ni wọ́n oye so ní kí a ní pé àwọn pé jẹ́ ká láhfàz karọ mẹ́ta ẹwọ ṣe kàbá bukori so fi hàn pé tí yíò bá pẹ́ ẹni tó ẹni tó tọ́ sí àpẹẹlẹ́ bí yíò bá so àwọn afásin àwọn olùmọ́mọ́ sọ ní pé wala ya'riful li ahli al-fadli illa rijaluhu so ẹnìkan ò ní ma ọlá fún àwọn ẹni ọlá àyàfàyìn tó àwọn tán jẹ́ ẹni ọlá gangan náà fún àwọn ẹnìkan ò ní ma fáwọn èèyàn lápọ̀nlé àyàfi kó ṣe pé ẹni tóhun náà ò ní ma respect kó ma họ́nà àwọn èèyàn àkó respect ẹni họ́nà náà lòun náà bọ̀ ẹni tẹ́bá rí tí disrespect àwọn èèyàn tó ma ń dishọ́nà wọn òun náà ọlá pé ń ṣẹni tó ní respect kankan lára kò ní họ́nà kankan lára ni oye eléyìí ṣe pé yàn ń irú àwọn nǹkan báyìí fẹ́ but eléyìí ṣe pé náà nígbàtẹ́ mẹ́sàn pé kí ó kí ọ ní bí yorùbàdá kí ọ ní àṣà pé kí máa dìsọ́nà wọn ẹ wá mú bí example kan wá tó bá pé kí ẹ máa bèèrè pa so irú irú àwọn kan báyìí náà ò dára àti ara kò dára àti ara so kódà hadithi wọ́n gba rẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam oyi so nípa kíyàn máa fẹ́ wádìí àwọn mùsùlùmí kíyàn fẹ́ máa wádìí àwọn mùsùlùmí kíyàn fẹ́ máa wádìí àwọn èèyàn so a alọ́wọ́ bá ti ẹ̀kọ́kọ́ kọ̀ fún wa pé wala tajassasu ní pé ẹmọ́ wọ́n sí kí ni ẹmọ́ mọ́ tọpinpin àwọn èèyàn ẹ̀mọ́ mọ́ tọkún pé àwọn èèyàn kí kò ní ìdíkẹ́ àwọn tọkún pé àwọn èèyàn eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin gan máa tọkún pé àwọn èèyàn pé ayẹ́ ah, so àbí kíní ni àbí kíní ni so kí ẹ máa fọ̀rọ̀ wáyàn lẹ́nu wò bó wá tí ẹ ní bóòlẹ́sí ń ṣe bóòlẹ́sí á manage báyìí àsánṣe ń dáadáa báyìí no sánṣe ń dáadáa báyìí ah bábúṣe máa ń sọ̀rọ̀ ta lágbára o sábùn ṣe ń dáadáa báyìí

ẹwà aláwọn tí wọ́n ń jọ́sìn fọ́lọ́wọ́n bá ń kọ́ náà tí wọ́n wá mọ̀ tí wọ́n ẹ̀rí pé kò sí rọ̀wà ìlọ́dọ̀ wọn kí nìdí torí pé ìntọ́nà ọba ma fi ń pọ́n obìnrin lé nìyẹn tóbìnrin bá ṣe ń kóra rẹ̀ dó sí bí a bá ṣe ń fara rẹ̀ sẹ́yìn sí bí a bá ṣe ń ṣe kílùkọ rẹ̀ bí a bá ṣe ń wà restrained sí tí a ń constrict ara ìsíra ẹ̀ sí bẹ́ẹ̀ lóbìnrin ó sì máa lé ní ọlá sí bóbìnrin bá ṣe ń ṣe pé òun fẹ́ máa tàtọ́ sàbọ́kùnrin náà pé àà kò é kí ní ṣẹlẹ̀ ń lé àbúnsí àti mi ọmọ bẹ̀rẹ̀ èyí tí bàbẹ́ sọ fún ọ ní ní sọ fún orí so àbí àbí pé àkódà àwọn sọ fún mi pé má sọ fún ẹni kankan ṣùgbọ́n ìwọ yí sọ fún ọ ṣùgbọ́n sista kí ní ní má sọ fún ẹni wọ́n sẹ̀ wọ́n sẹ̀ kóhùn bí ni but tí máa sọ fún ọ̀wọ́ náà wọ́n sọ fún ẹnìkankan ọyí sàbí bọ́dà náà pé àánú ah, ọ̀ pé à ah, pé ah, èmi kẹfí ni o mú kẹfí ẹ̀ máa ni o kìí ṣe pé bóyá nìkankan sọ fún mi o but ah mú kẹfí pọ́bọ̀dà pé lápapọ̀ ti ṣe sáníà ẹlàkùn kí ni èyàn wáká kí ẹ̀kàn wá tọpinpin àwọn èèyàn pé èèyàn ó dà pé èmi tí ẹ̀wọ́n èmi tí ẹ̀kan kọjá lọ ń jò ní náà ni wọ́n á dáhùn àtàwọn méjì igi wọ́n mọ́ padà rí pé ókè ó dà pé kìíní nìsí ẹ̀hùn gẹ́ wallahi ó ah, ni àwọn ọ̀wà tí àpẹẹrẹ pé ìjọmọ̀ yá yẹn kò ní pẹ́ pín wallahi gbogbo bí tí nǹkan báyẹn bá ti ń ṣẹlẹ̀ àpẹẹrẹ pé irú àwọn ìjọmọ̀ yá báyẹn kò ní pẹ́ táwọn ṣe kọ́kọ́ fi máa ṣẹlẹ̀ láàrin wọn so kíyàn sọ́ra gẹ kíyàn bẹ̀rù Ọlọ́run ọba gẹ nípa àwọn nǹkan tíyàn ń ṣe àwọn ẹ̀wọ̀n tíyàn mọ bá rìn kódà nínú kódà kò bá jẹ́ sálàfí ni tó bá ti rí pé ìwà ẹni yóò bá àwọn nǹkan tí wọ́n ń kà nínú tíra mú pé à ah, ní tó ma fi ń ròyìn mọ́ ah, eh, ah, mójútó àwọn nǹkan táwọn sálàfí ń sọ so ìwọ ma mójútó nǹkan táwọn sálàfún sọ kíyàn dún ní mẹ́rẹ̀ so kò bá jẹ́ náà ọkùnrin náà pé à ah, ẹ́ láàrin àwọn ọkùnrin wa ah, àbọ́dà ló nímọ̀ jù àwọn onímọ̀ ó wá wò pé à ah, ẹni yóò ní nǹkan kan nínú àwọn ìwà àkíláàkì bó bá jù kó báyìí ẹjọ́ brọ́dà mi ni ó wọ́n ti padà rà wọ́n ti padà rà ìkínára àìwò mọ́ ní wọ́n rà wọ́n ti rà mẹ́jì ń fi gbogbo ẹni sọ kìí ṣe pé kò fẹ́ sọ owó fẹ́ yíó bèèrè dáadáa ní <laughs> ẹ̀wọ̀n kan so gbogbo àwọn wà báwọn ìwà ìwà aláìníkan ṣe ìwà ìwà ẹni tí ò mọ̀ tó kàn gbèsè ayé rẹ̀ wallahi èèyàn gbọ́dọ̀ ní ojú kòkòrò lórí táìmù yẹn gan nífà táìmù ń lọ gan lásìkò wà yìí gan nǹkan tí yàn sì fẹ́ ṣe pọ̀ láyé rẹ̀ nǹkan tí yàn fẹ́ ṣe pọ̀ èyàn ma dí àwọn ọ̀rẹ́ tí ní èyàn ma díkù èyàn ma díkù èyàn ma díkù so ẹwọ àwọn Abu Zur'a Abu Hatim ẹwọ ọwọ́ ẹwọ bó ṣe ṣe wọ́n láǹfààní ṣe nínú gbogbo àwọn kátà ń gbà wá lọ́dọ̀ wọn èwo lẹ gbọ́ rí pé à qala li Habi anna Abu Zur'ata yawman ra'a rajulan fa aftasha an amrihi fa wajada annahu ẹ̀wọ́ rẹ̀ rí gbogbo àwọn kan tó jọmọ́ báyìí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀lẹ́mọ̀rí òun ló ṣe wọ́n fún láǹfàní nígbàtà fẹ́ kú yìí ẹ̀rù mọ́ ń báyàn gan fáńgbà mí gan pé eh, ọlọ́run mọ̀tọ̀ wá mẹ́rin rí tàbá fẹ́ kú fa honestly torí èyàn máa ń wò pé tọ àwọn bọ́dà kan ni ojú àjẹ́ wọ́n wà láyìíká mi tọ́nà bá ti fẹ́ gbẹ̀mí ẹ̀ torí táwọn èlòmí bá lọ wà láyìíká yẹn in tó mọ̀ sọ ìpẹ́ ayẹngbà eh, eh, gígì kan tẹ̀ jáde ni òun ṣe ń ṣe gígì ẹni pé èyàn kàn mọ́ báwọn èèyàn àwọn báwọn èèbó ṣe kìíní nì ah, níbi tí èyàn ti lọ wọ́mọ̀ ìyá tó rẹ̀ so àbí àánú pé òun ṣe ṣiṣẹ́ kankan tán ni so ní pé ìkan àwọn ìkan rẹ̀ Canada tó wọn Canada lòun ṣe bá ah, ẹmọ wò pé irú kí láwọn ọmọ ìyá ń sọ báyìí so wọ́n wọn kíníyàn ti wá sọ wọn gan débi pé ẹni tó bá tún wá ń ṣe wọn gan èyàn kàn máa wọ́n náà báyìí ìgbà kan wà tó rẹ̀ ọmọ ìyá kẹ èyàn wá ń fi opportunity ká lásìkò yẹn àwọn nǹkan tó jọ máa àdábò ẹni tó bá jẹ́ ẹni tó rẹ̀ èyàn ká èyàn tó ń sọ but dìmínà àwọn tó wà láyé ká ní pé ah, kí lè léyìí kákan wá kákan wò náà ni whereas kò nípa àgbé hálẹ̀ tún gbé hálkọ̀ wá sí bí àmúsínà ṣáá so gbogbo àwọn kan báyìí so tí mo fi ma ráwọn èèyàn tí wọ́n ń pèèyàn sí dáadáa bí aláṣejù kí ló dé kí ló dé whereas kí ló dé kọ́ ìwọ ni èèyàn ni nǹkan ti dé bá èèyàn ẹlòmíì tún máa ń wá flẹ́ńjọ nù súnnà pé à súnnà ní pé mánájì tàjọ́ ń ṣe yí òun ó tún jẹ́ ìgbádùn bẹ́ẹ̀ ni kò sí ní pé gbogbo ohun tó ń fi ilẹ̀ tó ń gbọ́dọ̀ continue ní o so ẹlòmí tí ó ti ní bẹ́ pé à ẹnìkó wọn kọ́ nǹkan fún so ilé yóò gbọ́dọ̀ jẹ́bẹ̀ so wala tansawul fadla bainakum so aya yìí aya tó lágbára gẹni wallahi aya yìí kò sí nǹkan kò sí ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí ẹ̀mọ́ ń kàkọ́ àpọ́nlé kódà bí ò bá rí text fún tó yí pé àpọ́nlé tí ṣẹ̀rí ò tí ṣẹ̀rí ò takò so wallahi àwọn olùmọ̀ sọ pé àyà yìí kó sínú pé wala tansawu al-fadla bainakum ẹ má gbàgbé ọlá láàrin ara yín ẹ má gbàgbé àpọ́nlé láàrin ara yín ìpọ́nra ẹni lé láàrin ara yín so ẹ má gbàgbé ìmọ̀ pọ́nra ẹni lé láàrin ara yín ìmọ̀ ọ̀nà láàrin ara yín tó bá ìgbé ìmọ̀ ọ̀nà yẹn ni pé kéèyàn fi nǹkan síwájú ó kọ yẹn síwájú kéèyàn tó so wala tansaw al-fadla baynakum ẹ má gbàgbé ọlá láàrin ara yín ní tọ́lọ̀ bá sọ Kùránì ni bọ̀ pé eh, kí wá lẹ́rí kí wá lẹ́rí pa átùmọ̀ lósà akàfẹ́ afẹ́sẹ́ kí ní átùmọ̀ wá lósà kí wá lẹ́rí ẹ̀mí lósà fẹ́ nìkankan nú wọn so wala tansaw al-fadla baynakum eh, ẹni kankan ò bèèrè àpọ́lé kankan but ẹni recognize àpọ́lé fún yẹn so ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ni pé kìí ṣe pé ibi àwọn ẹni tó fẹ́ sàpẹ́lẹ̀ fún ẹ̀gá àwọn tí ò tọ́ ẹni ẹ̀gan ibẹ̀ ló ti máa ń bẹ̀rẹ̀ so tí ó máa wá grow tí ó máa wá grow tí ó máa wá grow tẹ́lòmí ò lẹ́ni tó lè bá sọ̀rọ̀ wọ́n pé à ah, kí ni èyí tí a máa ń wò pé nínú láwùjọ sàráfí láwùjọ sàráfí yà gan ó yẹ kó lè ní pé ókè à brọ́dà yóò à but ẹlòmí ti rí ah, no no no

bẹ́ nǹkan ẹ̀rọ náà bó fi ma gbẹ́yànga ni ó ma fi gbẹ́yànga ni ó ma fi gbẹ́yànga ni ó ma fi gbẹ́yànga so kọ́nà wa kó ṣe àná ó ṣe wá ní ẹni tí ó lè ma lo àwọn ẹ̀kọ́ tó nífẹ̀ẹ́ sí tí ó lè jìnà sí àwọn àwà tọ́lọ́wọ́ bọ̀ nífẹ̀ẹ́ sí àwọn àwà tí ó ma pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ so kọ́nà wa kó lè ká lè jìnà sí so hadha ẹ̀ṣọ́. kò sí no kò tẹ ìyá kan tún bìtì kọ́tà sẹ́lẹ̀ kò sí tuntun kan bẹ̀ because ó lára pé nǹkan máa fi ń wo pé àjọ jẹ́ àjọ jẹ́ àjọ close àbájọ wà ó máa yọ ọbẹ̀ lálàsára tó pé àgbáyé lálàsára wa yóò túmọ̀ sí pé àpé àjọ àjọ close ni pé àwọn ọ̀gá àbáyé afáyé tiẹ̀ ìbádùn ni àbúrò afáyé tiẹ̀ pé wọ́n máa ń kà sí lápẹ́ bí definition pé àjọ close ra wa ni àwọn aláìkọ̀ ní definition ni èmi àlejò jẹ́ ọ̀rẹ́ àlejò close kájìmọ̀ fún àwọn alẹ́ ẹ̀dá kódà ìfún àwọn alẹ́ gẹ̀rẹ̀ ó máa jẹ́ kí how the friendship yẹn build because uh, ó máa jẹ́ friendship tó abuse upon uh, respect and honour ṣùgbọ́n kákan máa làámọ́ra wáyé ní àwọn àdàmọ́ alára kí ni ọ̀tọ́ máa ń bà mí lóye gan ni but nígbà bá àbújá máa ń ṣẹlẹ̀ bí tí mi lè sọ̀rọ̀ ni máa kọ̀ máa kọ̀ rẹ́rìn-ín máa kọ̀ kú mẹ́wọ̀ tí máa kí ni báyìí inú wọn bí mi kí ni yóò make sense wà lọ́wọ́ wọlé wọlé so ibẹ̀ yẹn ó ní ìdíkà mú tó gan èyí kéjì intervention kejì yẹn òun náà níbi ká máa fi sáyẹ̀ fọ̀ wáyà lẹ́nu wò pé ó wà ní báyìí kí ẹmọ̀kẹ́ni yìí kò sọ kíní yẹn mọ́ náà fàfà pẹ́ gidi máa mọ̀ pé mú mọ́ tó ṣẹlẹ̀ ní private life what is your problem with that kódà kó fẹ́ sọ kan sẹ́yẹ kí èèyàn gbọ́ ni kí ní lọ́kàn ní àti wípé ni yóò fẹ́ sọ kankan ó dẹ̀ ó dẹ̀ jáde kó mẹ́ ó wà máa fẹ́ sọ fífún pé kí ni nǹkan tẹ́lẹ̀ kí lọ́kàn máa ń sàn mo rí pé ó dà pé mọ́lúwà lè gbé wá láàárọ̀ ṣe jẹ́ kí ó ṣe ìṣẹ̀lẹ̀ owó sáfẹ́rẹ́ lọ́wọ́ àbú ṣe ó kàn fún gbogbo àwọn kan wà bí ah

like ẹni tí ọmọ bá bí sísá pé pé ọmọ pé àìlè yìí wọn ẹṣẹ yóò lè fi jà wáhà like tí wọn bá ṣe ìṣìṣàrà <laughs> di wọn bá ṣe ìṣìṣàrà lọdẹ wọn kí wọn bá sọ fún ẹni ẹni pé àṣìṣà rẹ máa ń dojú wọlé. ẹ of course of course ni yóò ṣàlàyé bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ náà nígbà tó wáyé pé olùtójúbọlé ni èyí yóò ṣàlàyé fáwọn èèyàn náà pé olùtójúbọlé náà ni ṣé ìwọ̀n apàrọ̀ fáwọn èèyàn ni pé kana ala khuluqin adhim so ní pé ah, ó wà lórí ìwà tó ga jùlọ ara ò so yíó sàlàyé bó ṣe jẹ́ náà ni so bẹ́yìn ẹ́ ṣe rí náà ni yíó sàlàyé fún pé ah sísta báyìí báyìí ni ah àmọ́ wíjẹwíjẹ yìí pọ̀ ìwà díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan so yíó sọ náà ni yíó sọ wọ́n kà láwọn kọ̀ọ̀kan tẹ́bá lè kó pẹ̀lú rẹ̀ so àbọ́nà mí pé à ń kẹba yìí ẹ̀lẹ́ yóò sì sínú gíbà kódà ilé ìwà ní pé yàn sí ìrìnsí àfẹ́ ni ẹni ó lè sẹ́gbẹ́ ni tí ò ní wàhálà tí ò lápọn tí ma wá lọ mọ́ gbẹ́mì ẹ̀ tí ó lọ ṣe òun ò sì ní wàhálà àti so ẹ̀lẹ́ ah, ah, ìjẹ́ bó ṣe jẹ́ èyí ó sọ ni pé tọ̀ bó so ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n ni pé àìbù gan ni kí ní ẹ̀gan fóbìnrin gan nínú àwọn nǹkan tó yẹ kéèyàn sọ ni torí nínú jẹ́ àìbù ni so nínú àwọn nǹkan tó jẹ́ àlébù ni tó ma ń kàkún àlébù ni kódà nínú àṣà gẹ̀ so wọ́n bèèrè tàsí nínú ẹ̀sìn ṣé fóbìnrin nǹkan àlébù ni fóbìnrin nǹkan fọ́kùnrin rẹ̀ hátà fọ́kùnrin rẹ̀ hátà fọ́kùnrin rẹ̀ hátà fọ́kùnrin rẹ̀ but ọlá so but ọkùnrin tí ó bá ní ah yóò burú gan yóò wọ́sì yóò ti so so so torí torí <laughs> in téyàn fi rí báhùn a ah, yóò lágbára díẹ̀ so zembu zembu náà ló jẹ́ fọ́kùnrin náà so hátà ọkùnrin náà ni zembu náà ló jẹ́ fún pé a ah, ẹni tí ma ń tọrọ pé àwọn èèyàn ni ẹni tí ma ń rojú àwọn èèyàn kì ní ẹni tí ma ń eh, sọ̀rọ̀ ẹni tí ń ṣẹlẹ̀ ní eh, ìdílé wọn kí gbogbo àwọn kan so yóò jẹ́ kán mọ̀ pé a ah, yóò ma sọ ti ẹ náà kí o so yóò sì ma sọ fún ọ tó bá délé ogun tẹ́jọ ma rò lẹ́jọ́ nìyẹn هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم وعليكم السلام